نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد So ibi tá a dé níbi síra annabi sallallahu alayhi wa sallam nínú tíra mukhtasaru sírati nabi wa sírati ashabihi al-asharati al-hafiz al-muhaddith abdulghani ibn abdulwahid al-maqdisi òun náà ni ibi abala ibtida ulwahi láfẹ́ bẹ̀rẹ̀ àbí so ibtida ulwahi láfẹ́ bẹ̀rẹ̀ so lẹ́yìn ìgbà tí wọ́n ti sàlàyé tán bóò ni annabi sallallahu alaihi wasallam bóò ni annabi ṣe bẹ̀rẹ̀ ìsẹ̀mí ní àti ìjáde pẹ̀lú ọǹkó lọ sí Sham àti bó ṣe fẹ́ Khadija so wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wáhì hakikatan dẹ̀ ni pé òdodo ni pé àwọn nǹkan tó jọ mọ́ síwájú ká tó gbé ànábì sallallahu alaihi wasallam dìde àwọn nǹkan tó ṣe pé kò kí ń pọ̀ lọ títí ni so àwọn nǹkan ìwé kò kí ń pọ̀ lọ títí but lọ́dọ̀ àwọn ẹlòmí o wọ́n pọ̀ o so lọ́dọ̀ àwọn ẹlòmí pàápàá jùlọ lọ́dọ̀ àwọn Sufi so àwọn ma ń wọ́n ma ń gbádùn àwọn ìgbà ẹbọ yẹn dáadáa so in ta mi gba pé ìgbà ẹbọ ni pé ìgbà tí ìgbà jahiliya so wa illa nabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá tọ̀hárà ẹ̀kùrọ̀kọ́ gẹ́bí al-hafiz ibn eh, al-maqdisi ibn abdulwahid so gẹ́bá ti sọ ní pé wa tọ̀hárà hullahu min min danasil jahiliya wa min kulli aibin so nínú kátà ti kà fúnra síwájú so but ibi tí ọ̀rọ̀ tí ma ń pọ̀ àti ibi tó ma ń gba tíra sí rọ̀jù láti ìbẹ̀rẹ̀ wáhìí lọ sàlẹ̀ náà ni so láti ìbẹ̀rẹ̀ wáhìí lọ́gbẹ̀yìn so àwọn bíbáyìí sí ló fi ma ń ṣe àwọn bíbáyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbáyìí òun ma ń ṣe dè mọ́lẹ̀ ni ò lálàáfíà eléyìí ló ṣẹlẹ̀ ni ò ṣẹlẹ̀ náà wọ́n sọ pé ìbtìdá olùwáhìí wọ́n ní bí wáhí bó ṣe bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam wọ́n ní falamma balagha arba'ina sana wọ́n ní nígbàtí annabi sallallahu alaihi wasallam pé 40 years ikhtassahu Allahu bi karamati ọlọ́wọ́ bá dá sàlẹ́sà pẹ̀lú karama rẹ̀ pẹ̀lú àpọ́nlé so pẹ̀lú ìtọ́lọ́wọ́ bá fi pọ́nlé kí lọ́wọ́ bá fi pọ́nlé ọlọ́wọ́ bá ṣe ní òjíṣẹ́ so wàbítàáfàhù Allah wàbítàáfàhù bi risalati bẹ́ẹ̀ sì ni Ọlọ́run bá gbé e dìde pẹ̀lú iṣẹ́ rẹ̀ that is pẹ̀lú mẹ́sẹ̀jì Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n ni àtàhù Jibril wọ́n ni Jibril wá bá wa huwa bi ghari Hira wọ́n ni annabi sallallahu alaihi wasallam wà ní gharu so jabalun bi makka so òkè kan àbí àpáta kan tó wà ní makka so bí a alhafiz abdulghani ibn abdulwahid al-maqdisi báwọn sí sọ ní bíbá ikò jù báyìí lọ so báwọn sí sọ jù báyìí lọ so ṣùgbọ́n wọ́n wá níbi hamish tíra náà wọ́n fi ẹgbàwà bukhari sí nípa bí wáhí ṣe bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam so òun láwá ká ẹ̀tọ̀ sípá wá ká tún wá wo àlàyé rẹ̀ nínú fathul bari inṣáàlá so that èyàn ó lè fi àwọn bíbà yí gangan àwọn bíbà yí gangan ó yẹ kíyàn dìmú kíyàn mọ̀ dáadáa so láti àwọn bíbà yí lọ sí ìgbẹ̀yìn sí ọ̀rọ̀ so nínú fathul bari wárí ní tán fi ṣàlàyé rẹ̀ nǹkan tó pọ̀ gan so ní tàbí sàlàyé rẹ̀ nǹkan tó pọ̀ gan so tí so tàbá wọ́n sí báyìí 1 2 3 4 5 6 7 8 so kájà ní 8 pages àbíká ní dẹ̀ktisọ́ pé 7 pages ni wọ́n fi náà fi sàlàyé rẹ̀ so ala kulli hal aka so wá sì ka àwọn àlàyé yìí nínú Fathul Bari ká fi gbọ́ bóò ni wá yìí ṣe bẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam fi gbọ́ yìí so hadith yẹn wọ́n ni akhraja al-Bukhari yóò fi sahihi wọ́n ni Bukhari gbà wá nínú sahihi rẹ̀ hadithi yìí òun sì ni hadithi ẹlẹ́kẹta nínú sahihul Bukhari so hadithi a nípa bí wahyi ṣe bẹ̀rẹ̀ nabi sallallahu alaihi wasallam ní hadithi ẹlẹ́kẹta nínú al bukhari so wà nínú kitabu badi al wahyi nínú sahih al bukhari bọ̀yí káka kana so hadithi na so nínú kilo rẹ̀ nínú bi bíbáyì wani min hadithi aisha radiyallahu anha qalat ó ní awwalu ma budi'a bihi rasulullahi sallallahu alaihi wasallam min alwahyi arru'iya as-saliha fi an-nawm wọ́n ní nǹkan alákọ̀ọ́kọ́ tán fi bẹ̀rẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run Ọba nínú wáhí òun náà ni kó ma rí àwọn àlá tó jẹ́ saliha fi an-nawm fa kana la yara so anábí ò ní rí àlá o illa ja'at àfikọ́ sí pé kí àlá yẹ ṣẹlẹ̀ mithlu falaki subhi so àyàfi kó yẹ pé aláyẹ tí ó bá tánàbí ó bá láà so yóò sele bí ìgbà pé yóò clear aláyẹ ó clear gan bí falaki subhi nígbàtí àsùbá ba fe, tó ba fe clear sí aro, oye ta àsùbá ba fe clear sí àárọ̀ sẹ́wọ́n bí ó ṣe clear sí gbogbo ó dán gbòòlọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lálẹ́ ànábì sallallahu alaihi wasallam ṣe máa ń rí so wọ́n ní ẹ̀wọ̀n pé àlá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìkọ́lá in tó súnmọ́ ní pé ẹlòmí ìgun ọ̀nà tí àlá tó sí lára tìjọ́ bí ṣe máa ń dàrú mọ́ lọ́wọ́ tó so wọ́n ní summa hubbiba ilayhi al-khala lẹ́yìn náà wọ́n wá jíkà nẹ́bí nífẹ̀ẹ́ al wa kana yakhlu bi ghari Hira wọ́n rán Nabi sallallahu alaihi wasallam dáwà ní ghari Hira ní kòtò Hira fayatahannafu fi wọ́n rán Nabi wa ma ṣe tahannufu mbẹ̀ wọ́n rán Nabi wa ma ṣe at-tahannuf ní ghari Hira nínú kòtò Hira wọ́n ni wa huwa at wọ́n ni tán pè ní at-tahannuf oníkíni at-ta'abbud al-layali dhawatil adad ní pé òun náà ní kí ẹ máa jọ́sìn fún àwọn ọjọ́ tó lóǹkà àwọn ọjọ́ díẹ̀ so ẹ́ di pé gbólóhùn yìí wọ́n fi sáà ní bí kílọ̀kọ́ rẹ̀ alamatul i'tiradiyya àbí so wọ́n fi sáà ní alamatul so wọ́n fi sáà ní kí náà ń pè kí aifin tọ̀ sẹ́rì pé wọ́n fi sáàrin aifin wọ́n ní qabla an yanza'a ila ahlihi síwájú kó tún tó padà lọ sí àwọn ọ̀dàwọn ará ilé rẹ̀ wa yatazawwadu lidhalik anábí ó sì ṣe tazawwudu fún tahannuthi wọ́n ní thumma yarji'u ila khadija ila Khadija wọ́n náà yóò padà lọ sọ́dọ̀ Khadija fayatazawwadu limithliha yóò tún ṣe tazawudu fún rú ọjọ́ tí ó fi kọ́kọ́ ṣe lára kọ́kọ́ yẹn hatta já awul haq títí tí òdodo fi wá bá wa huwa fi ghari hira anábi sí wà nínú kòtò hira fàjá ahul malak malaika wá bá faqala ó sọ pé iqra ka qala ma ana bi قال فأخذني فغطني حتى بلغ مني الجهد ó ní ó wá mú mi ó wá bò mi málẹ̀ títí tí ó fi dópin fún mi thumma arsalani lẹ́yìn náà ó tún fi mílẹ̀ faqala iqra ó tún sọ pé ká qultu ma ana bi qari ó ní èmi ó ṣe gini ó ní mi ò wọ́n ló bá tún mímí ó bá tún bò mí lẹ́rẹ̀kẹta hatta balagha minni al-jahd títí tó fi fẹ́ dópin fún mi wọ́n ni thumma arsalani lẹ́yìn náà wọ́n tún mílẹ̀ faqala qra ó tún sọ pé ká faqultu ma ana bi qari ah, mú ó wá ní ó wá sọ pé that is ẹni tí ó mú ẹ tó wá tó wá bò mọ́lẹ̀ yẹn ó wá sọ fún pé iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min alaq iqra wa rabbuka al-akram wọ́n ní wasallam wọ́n ní òjísí ọlọ́wọ́ bá wá padà pẹ̀lú rẹ̀ yarjifu fu'aduhu tí ọkàn rẹ̀ tó ń gbọ́n rìrì fàdákọ́lá ala Khadijata bíntí Khuwailid wọ́n lọ́wọ́ wọlé tọ̀ Khadija bíntí Khuwailid radiyallahu anha faqala wọ́n sọ pé zammiluni zammiluni ní pé a ah, ẹ̀dásọ́bùmí ẹ̀dásọ́bùmí o fazammaluhu títí tí ìbẹ̀rù yẹn fi lọ fún faqala li Khadija ó wá sọ fún Khadija wa akhbaraha al-khabar ó dẹ̀ fún ní ìròyìn ó ní laqad khashitu ala nafsi ó wá ní mo ti páyà fúnra mi náà faqalat Khadija wọ́n ni Khadija wá sọ pé kalla wallahi ara mo búra pẹ̀lú Ọlọ́run Ọba la yukhzika Allahu abada ní yẹ̀yẹ́ rẹ̀ láyéláyé innaka la tasilu rahim ìwọ ma ń so okùn ẹbí wa tahmilu al-kal ó sì ma ran ẹni tí ó jẹ́ al-kal òun ma ran lọ́wọ́ wa taksibu al-ma'dum ó sì tún ma ń ṣe kasbu al-ma'dum wa taqri ó sì tún ma ń ṣe a ìtàn ní taqri ad wa tu'inu ala nawaibil haqq ó sì tún ma ń ṣẹlẹ̀ iná fantalaqat bihi khadija wọ́n ni khadija wá mú lọ hatta atat bihi waraqata ibn nawfal títí tó fi dọ́dọ̀ ọ̀dọ̀ waraqah ibn nawfal ibn asad ibn abdil uzza ibn ammi khadija so tó jẹ́ cousin fún khadija wa kana mru'un wọ́n ni àbí wa kana imra'an wọ́n ló sì jẹ́ o that is Waraqa ibn Nawfal ló jẹ́ ẹni tó ṣe pé qad tanassara fil jahiliya ó jẹ́ ni tó ti ṣe pé ó ti gbẹ̀sí nasọ́rọ̀ nígbà jahiliya but ẹ̀sí nasọ́rọ̀ tó mú bá àárí ìsìnwàn wa kana yaktubu al-kitaba al ima ń kọ àwọn àwẹ́ hebrew so ima ń kọ àwọn àwẹ́ hebrew ó mọ hebrew fàyàktubu min al-injili bil-ibraniyya so ima ń kọ lára injili al-ibraniyya ma sha Allahu an yaktub so in tọ́lọ̀ ọba bá fún ní ọ̀nà kókọ wa kana shaykhan kabiran ó sì ti di àgbàlagbà ó ti di arúgbó tó ti dàgbà ọ̀dà àmìyà tó ti fọ́lójú faqalat lahu Khadija Khadija bá sọ fún pé ya ibn am mi isma' min ibn akhik gbọ́n tọ́mọ̀ yá rẹ̀ fẹ́ sọ faqala lahu Waraqa so Waraqa wá sọ pé ya ibn akhi ìrọmọ̀ yá mi that is gbọ́lùn tí yẹn ma fi ń ṣe talattufu ni tí yẹn ma fi ń kékèyàn súnmọ́yà ni pé madha tara kí lọ rí fa akhbarahu òjíṣẹ́ ọlọ́run ọba wá fún ní ro nǹkan tó faqala lahu Waraqa Waraqa wá sọ pé hadha namus namus yíò alladhi nazala alladhi nazzala Allahu ala Musa èyí tó ṣe pé Ọlọ́run bá sọ kalẹ̀ fún fún Nabi Musa ya laytani fiha jada'an laytani akunu hayyan so ni a o mọ̀ in bá jẹ́ jada'an ó tún wá ní ó mà ṣe ò ìbá wà láyé ìdí yukhrijuka qawmuki nígbàtí àwọn èèyàn rẹ̀ tí wọ́n lé ọ jáde faqala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá wọ́n sọ pé awa mukhrijiyahum ṣé wọ́n lè mi jáde bí qala ẹnìkan kò wárí pẹ̀lú irú nǹkan tó mú ẹ̀ àti pé wọ́n mú lọ́ta yóò fèsì àwọn ọ̀tá wa in yudrikni yawmuk tí ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí jíṣẹ́ tó bá bá mi ansuraka kò lam yanshab waraqatu an tuwfiya waraqo ò ṣe ìtàgbà lérò pẹ̀lú nashbimbi tí tó fi kú wà fatara al-wahyi tí wáhídẹ̀ sí kíni wáhídẹ̀ stop for a while wáhídẹ̀ stop for a while so gbogbo àwọn nǹkan tí a wa, tá ń sọ ń padà lárúbáwá yẹn kásà fi gẹ́ẹ̀tì context nǹkan tí a fẹ́ sàlàyé fún wa lákàfí 2 wàyílà àbátẹ̀ tí mọ́kọ̀ 2 gan rárá so ọ̀rọ̀ al-Hafidh ibn Hajar láka ma fi sàlàyé rẹ̀ bọ̀ ká fi gẹ́ ti túnmọ̀ nǹkan tí wọ́n bá wá sọ so káwà wo ọ̀rọ̀ al-Hafidh ibn Hajar nínú Fathul Bari fún àlàyé nípa hadithi so wani nínú isnadi hadithi nínú al-Bukhari wani al-Bukhari sọ pé haddathana Yahya ibn Bukayr qala haddathana al عن عقيل عن ابن شهاب ابن شهاب الزهري عن عروة بن زبير عن عائشة أم المؤمنين الحافظ بن حجر sọ bíbá الزهري نسب إلى جده الأعلى ibi الزهري wọ́n انتسي ń tì sí jaddu rẹ̀ láti tàbí الأعلى jaddu tó so zuhra ibn kilab so wa huwa min rahbi amina oye so yẹn bá ti sọ́rọ̀ iná fún ẹ fún ara tẹ́lẹ̀ so nínú àwọn kílùkọ rẹ̀ nínú àwọn rahtu amina ummu nabi sallallahu alaihi wasallam lówà wani ittafaqu ala itqanihi wa imamati so yẹn wọ́n kò lórí ìmú bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ibn shihab àti ìjẹ́ aṣíwájú rẹ̀ so ta máa bẹ̀rẹ̀ sí kàkún wa anábi sallallahu alaihi wasallam pé awwalu ma okay aisha radiyallahu anha sọ pé awwalu ma budi abihi rasulullahi sallallahu alaihi wasallam min alwahi ní pé nǹkan tán kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún òjíṣẹ́ Ọlọ́run bá nínú gini nínú wahi alhafi bin hajar fẹ́ sára ya bala yi alhafi bin hajar sọ pé qawluhu min alwahi gbólóhùn anábi sallallahu alaihi pé min alwahi ní pé yahtamilu an takuna min tabi'idiyya ní pé ó pọ́sílù kí min yẹ jẹ́ kíni min kíni tabi'idiyya kíni túnmọ̀ min tabi'idiyya látara báàdù ni so báàdù ni pé ara nǹkan min tó ń túnmọ̀ pé á ah, ní pé awwalu ma budi abihi rasulullahi sallallahu alaihi wasallam min that is ó túnmọ̀ kèése gbogbo wá yìí ní elé lára rẹ̀ lára yìí tán fi kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ní kíni òun lè lè wọ́n ni ay min aqsamil wahyi wọ́n ni wa yahtamilu Ibn Hajar sọ pé ó tún possible kó yí pé min yìí kó túnmọ̀ an takuna bayaniya bayaniya ni so min bayaniya ni so ní pé min bayaniya ni pé inú nǹkan báyìí ní ti ń ṣẹlẹ̀ ò kèése tí bá ní lọ mú nínú lọ so lọ mú nínú aṣọ so ìtí mò ń sọ ní pé inú eléyìí ni kó ti mú kéèsé gíní kéèsé nínú eléyìí ó lè jẹ́ pé ẹyọ kan ni oye so lọ mú nínú aṣọ yẹn so ìtumọ̀ mí ní bàyà níyà ní pé ibi tí mo ti ń sọ pé kó ṣe gíní ibi tí mo ti ń sọ pé kó ti mú ní kéèsé nínú gíní nínú eléyìí mí ní àìríyà ni pé lára ilé ní kó ti mú mọ́mù gbogbo ẹ̀ oye so lápẹẹrẹ ìsọ náà bá sọ nínú suratul Fath pé wa'ada Allahu alladhina amanu wa 'amilu s-salihati minhum ipé Ọlọ́run ọba promise àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ṣe dáadáa nínú wọn so minhum lọ́wọ́ bá sọ ó sì ń júwe àwọn kìnnì ó ń júwe àwọn sàhábà ló ń júwe ṣe táwọn sọ ni pé ó kẹ́ minhum yíò nínú àwọn sọ̀hábà ní kése gbogbo wọn so ara ọ̀ so túnmọ̀ yìí pé nínú àwọn sọ̀hábà là ń sọ kìí ṣe nínú àwọn gíní nínú àwọn ẹlòmí so ti ráyìn so ìtúmọ̀ min wọ́n sọ wọ́n sọ pé min yóò lè túmọ̀ tẹ̀bẹ̀ àìdíyà ó lè túmọ̀ bayaniya eléyìí wọ́n kà mú wá fún àǹfààní lọ́wọ́ ni wọ́n ní wọ̀rọ̀ jahahul Qazzaz wọ́n lóhun ni Qazzaz ló sọ pé tẹ̀sùn wọ́n ní wa ru'ya salihah wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú níbi tí Ànábì sọ pé minal wahyi arru'ya as-saliha wọ́n ni wa ru'ya as-saliha waqa'a fi riwayati Ma'mar wa Yunus inda al-musannaf fi at-tafsir inda al-musannif rada fi at-tafsir wọ́n ni arru'ya as wọ́n ni ó wá nínú riwaya Ma'mar àti Yunus lọ́dọ̀ ẹni al-Bukhari nínú bo lábára bo lábára kitabu tafsir wọ́n ní ok wọ́n ló wá nínú kitabu tafsir as-sadiqa kìí ṣe sọ́ọ̀lẹ̀ha ló wá ń so ar-ru'ya as-saliha so that is àwọn àlá tó dáa but nínú tírà tafsir ó wá kíni ar-ru'ya as-sadiqa àwọn àlá tó jẹ́ kíni tó jòdòdò wa hiya allati laysa fiha dogf wọ́n ní òun làwọn àlá tó yẹ pé kò sí dàrúdàpọ̀ mẹ́ ọ̀yẹ́ so àbí dígfù so dígfù ni pé àkójọpọ̀ nǹkan kí wọ́n kàn kójọ kan pọ̀ láì tó kakó nǹkan pọ̀ láì tó so kákan jàmádà nǹkan so nǹkan pè ní dígfù ni wọ́n ní wà búdí abizalik wọ́n ní wọ́n fi àwọn àlá dáadáa àtàwọn ọlọ́dọ̀dọ̀ wọ́n fi bẹ̀rẹ̀ fán nẹ́bì liyakuna tamhidan kó bá fi jẹ́ bí ìbẹ̀rẹ̀ wàtàwò bí àtàn àti kó máa jẹ́ nǹkan tí ó ṣe kíni tí ó simplify lèlè ẹkọ̀dọ̀ fún ti ojú ayé tàn náà bí ó padà máa rí oye wọ́n ni fún mamá hadalahu fìlì ẹkọ̀dọ̀ aidon ru'yata dọ́ì wọ́n ni bákanáà wọ́n tún wá ṣe ní rọrùn fún annabi ní ojú ayé láìsí pé lójú oorun ní pé ká nẹ́bí máa rí ìmọ́lẹ̀ ní pé wàsàmá as-sawt àti ká nẹ́bí máa gbọ́ àwọn ohun wọ́n ni wàsàlámà al-hajar àti pé òkúta ń sálámà sán nẹ́bí sallallahu alaihi wasallam so wọ́n ni so tabbakwala lọ sí bí hadith ní pé ru'ya as-salihah fi gini fi an-nawm li ziyadati al-idah kẹ́kẹ́ fi sàlàyé sí ni kẹ́kẹ́ fi ṣe kíni kẹ́kẹ́ fi sàlàyé sí ni aw li yukhrija ru'ya al-'ayn fi al-yaqadha àbí kẹ́ bá fi yọ ru'ya àwọn àlátẹ̀ ẹ̀mọ́ ńlá lójú ayé náà pẹ́lú mímọ̀ daydream so yóò kàn lájú lẹ́bà wọ́n ti lọ kọ́lá àwọn ọmọ ń padà dà náà fẹ́lú mi so so wọ́n ni jawazu itlaqiha majazan ní kí wọ́n ma ń lo ru'ya al-'ayni náà fún yaqadha lójú ayé ń gbà mí náà so ní pé wọ́n ma ń lo generally náà fún èyí tẹ́ bá rí lójú ayé nígbà mí náà so bóyá èyàn dé dream ni àbíkan lálàá àbíkan gbogbo tó bá jẹ́ tó bá so ma lo ru'ya fún náà gbà mí wọ́n wá ní ànábì onírà lálàkan illa ja'at àyàfi pé yóò wá mithla falaki subhi mithla falaki subhi wọ́n ní Ibn Hajar sọ pé qawluhu wọ́n ní gbóòrùn ànábì sallallahu alaihi wasallam àbí gbóòrùn hadithi pé mithla falaki subhi tó dà gẹ́gẹ́ bí falaki subhi bí nasbi mithla pẹ̀lú pé yíò fún mithla ní nasbi ala al-kini pé tí ó mọ̀ jẹ́ hal so ọ̀pọ̀lọpọ̀ gbà ní mísílà sí ma ń jẹ́ ní hálì lédè lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ gbà tó pọ̀ gan ní mísílà ló ma jẹ́ kí ló ma jẹ́ hálì lédè lárúbáwá kódà gan nínú àwọn kọ́ìdà mọ̀tọ́rídà ní lédè lárúbáwá pé tẹ bá ti ní mísílà tí so ó súnmọ́ pé hálì ó súnmọ́ pé kíni ó so wọ́n ni mushbihata diya as-subhi wọ́n ní ìtumọ̀ mithla falaki subhi ní pé ó dàgẹ́ bí ìmọ́lẹ̀ àṣùbá aw ala annahu sifatun li mahdhuf àbí ká sọ pé mithla yìí kó jẹ́ sífà fún kankan tí wọ́n parẹ́ èyí ja'at maji'an mithla falaki subhi oye wọ́n ní wal wọ́n ni tábà lélò pẹ̀lú falaki subhin bí hadisi òun náà ni gini díyá uhu òun náà ni ìmọ́lẹ̀ àṣùbá wọ́n ni wọ́n kú sọ bí tashbih Ibn Hajar sọ pé wọ́n wá mú so wọ́n ni wọ́n wá jíkà nabi sallallahu alaihi wasallam nífẹ́ uh, alkhala wa kana yakhlu bi ghori hira so nabi sallallahu alaihi wasallam ma ń dáwà ní ghori hira ibn hajar fẹ́ sára yí abára yìí ibn hajar sọ pé hubbiba wọ́n ni lam yusamma fa'iluhu wọn ò dákọ fa'ilu rẹ̀ li'adami tahaqquqi al-ba'ith ala dhalik wa in kana kullun min indillah so wọ́n ni lam yusamma fa'iluhu wọ́n ni wọ́n ma fa'il rẹ̀ wọ́n ò dákọ fa'il rẹ̀ jari torí pé kò dájú in tó fa nǹkan ẹ̀yẹn ní reality bukọ́dà bó ti ẹ̀ sí pé gbogbo ẹ̀ náà at the end of the day ọ̀dọ̀ Ọlọ́run bá ní gbogbo ẹ̀ padà sí so but wọn ò mọ̀ tó fà tánàbí sallallahu alaihi wasallam fi nífẹ̀ẹ́ so àwọn àwọn ìgbà mìíràn tó oṣù kan à ní wòtíra so torí pé tábákà bẹ́rẹ̀lú wá ìdá à ń padà bọ̀ wá sí ìdájọ́ kálọ́wà so wọ́n ni a tó pé tí ẹ̀bá wọ́n mẹ́rin wọ́n wọ́n fún ìdáyà ni à ń wọ́n láti ṣe ó pọ̀ gan nínú tákàrin yẹn kan máa kásírọ̀ fún wọ́n ní àbí láti fi pàkíyèsí nípa ẹkùn bíbà tí wọ́n lò ń bíbà yìí ala annahu lam yakun min ba'ithil bashar ní pé kèé ṣe nínú pé ọyìn tọ́mọ èèyàn ṣe wíwà pé ó kàn bẹ̀ anábì kẹ́kẹ̀ẹ́ sí ní pòun nífẹ̀ẹ́ kọlùwà fúnra rẹ̀ náà aw yakunu dhalika min wahyi ilham àbí kó jẹ́ nínú wahyi ilham kó jẹ́ nínú wahyi ti wahyi ilham so nínú nǹkan tọ́lọ́wọ́ bá ma fi núyàn so nínú nǹkan tọ́lọ́wọ́ bá ma fi núyàn ọlọ́wọ́ kan fi mọ̀yàn náà ni pé ọlọ́wọ́ bá kan fi mọ̀yàn ọlọ́ àwọn sún fífẹ́ ìlàhámù lójú jù bó ṣe yẹ lọ so wọ́n ti bọ̀ so ìtọ́lọ́wọ́ bó ti bọ̀ so gẹ́gẹ́ ṣe pé lafdhun shar'iyyin pé wà alhamahu rushdahu àbí ẹkílùkọ́ rẹ̀ so bó ṣe wá ah wọ́n wá ní walkhala'u bil mad wọ́n ní alkhala pẹ̀lú mad kó wá pẹ̀lú mad alkhalwa so a ti ma mini nǹkan tàà dákọ̀ rẹ̀ kan yìí tàà sọ́rẹ̀ kan yìí òun náà ni kíni alkhalwa òun náà ni kí a máa sí kíni kí a máa dáwà wọ́n ní wasirru fihi wọ́n á ní àsírí tó wà ń bẹ pé tọ́lọ́wọ́ bá fi fi ìfẹ́ ìmá dáwà sílẹ̀ mi ọlọ́run ló mọ̀ ń táwọn súfẹ́ tuntun lábẹ́ àsírí wọ́n ní wasirru fihi àsírí náà àsírí kò jù lọ pé àyìn tó hidden tó wà ń bẹ́ wọ́n ni annal kọlwa ní pé kọlwa o farowul kọlbi so ní pé ibi tọ́ka tí ma ń ṣe gini tó ma ń tí ń empty ni lima yatawajjahu lahu sí nǹkan tó bá ń dájúkọ so ọkàn ó free sí gbogbo nǹkan tó bá dájúkọ wọ́n ni ẹ̀yàn àwọn sọ pé ibi gọ́ọ̀rì lè hìrọ̀ àbí hìrọ̀ jari wal-hirā' wọ́n ní hirā' bil-maddi pẹ̀lú pé rọ̀ yíò ní maddi wa kasri awwalihi a sì fún ha ní kíni a fún ní kẹsìrọ̀ wọ́n ní kadhā fī riwāyah wọ́n ní bó sì wá nínú riwáyà ni wọ́n ní wa huwa ó sì lálàáfíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa fī riwāyati al-Uṣayli bil-fath wọ́n ní nínú riwáyati Uṣayli hirā' ó wá pẹ̀lú kíni pẹ̀lú kíni pẹ̀lú fath ni kò harā' ló wọ̀kọ́sìr wọ̀lọ́kọ́sìr so harọ̀ ló ń wá so kò ní jẹ́ mẹ́jì tán bá ní kọ́sìr ní pé kíni so hamzatul maksur ló wà ń bẹ̀ àbí hamzatul maksura wọ́n ni wà kọ́ hukiya aidan wọ́n ni ìyẹn wọ́n gbà wá ẹgbẹ́ wọn wọ́n pè ní harọ̀ wọ́n ní wọ́n gba àwọn nǹkan míì náà wá nípa pé bọ́sí ma ń pè òkè yẹn pé bọ́sí ma ń pè jawazan wọ́n gbà wá ní pétọ̀ wọ́n sí ma ń pè nìyàn láàrin wá yàtà kìí sí pé bó ṣe wá nínú ẹgbà wá nìyàn wọ́n ní huwa jabalun ma'arufun bi makka wọ́n ní Hira òkè àbí àpáta kan tí wọ́n mọ̀ ní makka ni wọ́n ní wal ghor wọ́n ní ìtàn pè ní ghor so gẹ́bà sí mọ̀ pé gbogbo gọ́ọ̀yìn nílé lábáwá nǹkan tó pamọ́ ní illa nadir àfi nǹkan tó kéré gẹn gbogbo gọ́ọ̀yìn lédè lágbára o ma ń tọ́ka sí nǹkan tó bá pamọ́ wọ́n ni wal gharu wọ́n ni gọ́ọ̀rù síré o wọ́n ni naqbun fil jabal wọ́n lóhun ni ihò tó wà lára àpáta wa jam'uhu ghiran wọ́n ni jam'u gọ́ọ̀rù ní kíni ghiran so jam'u rẹ̀ ní kíni ghiran wọ́n ní kápadà lọ síbi hadith wọ́n ní fayatahannathu fihi ibn hajar wa fẹ́ sàlàyé ọ̀rọ̀ fayatahannathu yìí wọ́n ní hiya bi ma'ana yatahannafu wọ́n ní ó ní túnmà yatahannafu so ana sì mọ̀ pé tahannafa wọ́n sì kí ni ó jọ́sìn yẹn oye hanifiyya ẹni tó ń ṣe kíni ẹni tó ń jọ́sìn lórí bí ànábì Ibrahim sí jọ́sìn ẹ̀yí Ibn Hajar sọ pé ẹ̀yẹ tabi'ul hanifiyya wa hiya dinu Ibrahim láti sí ń tẹ̀lé hanifiyya oun sí lẹ́sìn Ibrahim walfa'u Ibn Hajar sọ pé walfa'u wọ́n máa ń change ẹ̀ padà sí sáà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn lárúbáwá ọ̀yí so wọ́n máa ń change fà padà sí kíni padà sí sáà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn lárúbáwá so nǹkan tí Ibn Hajar fi sàlàyé rẹ̀ ni but tahannatha torí pé hanath òun náà ní ẹsẹ̀ so adhamb so òun ní ẹsẹ̀ so tahanna sawari torí pé tafa'ala ìmọ̀ ń túnmà kíyàn fi nkálẹ̀ ọ̀yí so ìmọ̀ túnmà kíyàn fi nkálẹ̀ nígbàmí so tahannasa ó ṣe kíni ó fi kíni ó fẹ́ sẹ́ẹ̀lẹ̀ so túnmà kó ń ṣe kíni ó ń jọ́sìn so ala ala qawli nìyẹn wọ́n ni wa qad waqa fi riwayati ibn hisham Ibn Hajar sọ pé ó ti wá nínú ẹgbẹ̀wà tí Ibn Hisham fi síra nínú síra ní pé yatahannafu bilfa awi tahannufu ilqa'ul hanath wa huwa al-ithm òun Ibn Hajar náà mú wọn bí wọ́n ni àbí kó túnmọ̀ pé àtàhánnùfù túnmọ̀ pé kìí kíyàn fẹ́sẹ̀lẹ̀ wọ́n ni kama qila yata'athamu wa so gẹ́gẹ́ mọ́ sí mọ́ sọ nípa yata'athamu wàkíní wàyẹta harrojú wọnáhúhùmá tàbápadà síbi hadith tàbápadà síbi ẹgbà ó ní wàhúwà àtàábùd Ibn Hajar sọ pé hadha mudrajun fil khabar hadha mudrajun fil khabar wal mudrajatu fil hadithi ma adat min ba'di alfadhi ruwati tasalat so mudrajun ni pé àwọn ọ̀rọ̀ ẹni tó gbà hadith wa ọ̀rọ̀ rẹ̀ padà sáwọnú hadith wọ́n sọ pé ibn hajjar wá ní wàhúwà huwa min tafsiri zuhuri wọ́n ní nínú tafsira zuhuri ni ni pé zuhuri ló fi sàlàyé rẹ̀ pé pè ní àtàhánútù ni tán pè ní àtàhánútù ni àtàábùdù ataabud alayali allayali ya zati al'adad so wọ́n ní kama jazima bihi at-tibi gẹ́gẹ́ bí àtìbí ṣe jazima pẹ̀lú rẹ̀ wọ́n ni walam yadhkur dalilahu kò sì dákọ̀ dalil rẹ̀ na'am fi riwayati al-mu'allif wọ́n ni níbi ẹgbàwá ti mu'allif min tariqi yunus anhu láti ẹgbàwá yunus látọ̀dọ̀ rẹ̀ fi tafsir nínú bábù tafsir yàwọn kan ti dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀ so wọ́n ti dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀ níbi riwaya ma'mar àti yunus so ní pé but wọ́n sọ wíwà ipé nínú ti riwaya ti Yunus níbi tafsir wọ́n ní ma yadullu ala al-idraj in tó tọ́ka sí idraj ní pé mudraj ni so wọ́n tẹ̀síwájú wọ́n ní al-layaliya dhati al-adad wọ́n ní ok yata'allaqu bi qawlihi wọ́n ní al-layaliya dhati al-adad ó so papọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ pé yatahannasu

wa illa fa aslul khalwati qad urifat muddatuha wa hiya shahrun wa dhalika ash-shahr kana ramadan rawahu ibn ishaq wani wa huwa bin nisbati ila al-mudud wani khalwatan nabi sallallahu alaihi wasallam ṣe ó ní ṣe pẹ̀lú time òun náà ni time tán nabi ma ń lò ní kòtò Hira yẹn allati yatakhallaluha tó ìpé kó ma wá lá time yẹn láàrin ó ma ń la táìmù tá nẹ́bí ma ń lò ní gọ́rọ̀ Hira yẹn láàrin maji'uhu ila ahlihi bá nẹ́bí ṣe ma ń padà sí àwọn ọ̀dọ̀wọ̀n ará ilé rẹ̀ wọ́n ni wà ilá tí ẹ bá ṣe àwọn nǹkan tó ma ń la láàrin yìí so àríbi meye tó ma ń ṣe gini eye specific time tá nẹ́bí ma ń lò ní àbí kó yàtọ̀ síra wọn ìgbà mi bóyá yóò lò 3 days ìgbà mi yóò lò gini yóò lò 5 days àpẹẹrẹ lásọ̀kẹ̀ lélẹ̀ yóò wọ́n ni wà ilá tí ẹ bá yẹ pàwọn time tó ma ń la láàrin yìí tá nẹ́bí ma fi ń padà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ fa asdul khalwa ìpìlẹ̀ khalwa kọ̀dùn urifat muddatuha táìmù khalwa àti ma wani wàhíyà gini wàhíyà shahrun oṣù kan wà dhalika shahr wani oṣù yẹn dẹ̀rí an bọ̀ wá sílé yóò an padà bọ̀ wá sílé an padà bọ̀ wá sílé nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ khalwa wani kana ramadan wọ́n lásìkò yìí sí lásìkò ramadan rawahu ibn ishaq ibn ishaq gbà wá wani wọ́n ní alayali mansubatan ala dharf ó gba nasbù pẹ̀lú gini pẹ̀lú pé ó ń júwe àkókò wọ́n ní wadawat wọ́n ní dawat náà mansubatan aidan so wọ́n tún gba nasbù so wọ́n tún gba nasbù wọ́n ní wa alamatu nasbi fihi kasru ta wọ́n ní tó fi gba nasbù ní pé kíni wọ́n fún ta yẹn kíni kasru tí kẹsìrò tí kẹsìrò jamu mu'annath salim oyi ṣé jamu mu'annath salim ni àbí mulhaq mulhaq kí ni Ibn Malik sọ so wọ́n ni so but kí alóde tí zawati wá gba nasbu torí pé ó jẹ́ sífà fún gini allayali so yí báyìí so allayali zawatil zawatil adad so yí báyìí wọ́n ni bí kẹsìrì záì wọ́n ni ok wọ́n ni wà alamatu nasbi fihi kẹsìrì ta wọ́n ni yẹn záù wọ́n ni àbí yẹn zíù bí kẹsìrì záì ay yarji'u yarji'u waznan wa ma'nan that is ìtumọ̀ rẹ̀ yarji'u náà waznu rẹ̀ náà waznu yarji'u ni wa rawahu al bi lafzihi fi tafsir nínú tafsiru al-Bukhari gbà wá pẹ̀lú gbólóhùn gini gbólóhùn yẹrù yẹrù jẹun so yí báyìí tó bá padà sí bí hadith wọ́n ni qabla an yanzi'a ila ahlihi wa yatazawwadu li dhalik thumma yarji'u ila khari ila Khadija fayatazawwadu li limithliha Ibn Hajar sọ pé qawluhu limithliha ay al-layali líró àwọn ọjọ́ tí ó fi lọ tẹ́lẹ̀ ẹ̀nà ni ó tún fi sekini yóò tún fi bẹ́ẹ̀ tó tún fi sekini tánàbí ó tún fi padà wọ́n ni wà tazawudu Ibn Hajar sọ pé àtazawud táà túlẹ̀ kan yẹn ìtumọ̀ ni pé istishabu zad kíyàn kó zad dání kí ni zad zad ní fẹ́ lò lórí ni àjò ní àbí ní gbogbo bí tíyàn bá ń lọ so àwọn nǹkan agbálẹ̀ mọ́ tí ẹ fẹ́ lò olórin ìrìn àjò ní àbí ní gbogbo bí tí ẹ bá ń lọ so wọ́n ni wa yatazawwadu wọ́n ni gbónáhùn yatazawwadu ma'atufun wọ́n ni wọ́n so papọ̀ mọ́ ala yatahannathu wọ́n ni wọ́n so papọ̀ mọ́ yatahannathu so wọ́n ni wa khadija wọ́n ni khadija hiya ummul mu'minin òun ni ummul mu'minin بنت خويلد ابن أسد ابن عبد العزى تأتي أخبارها في مناقبها so wọ́n ní àwọn ìròyìn padà yóò padà wá ní kí that is àwọn ọlá tí ń bẹ fún Khadija ó padà mú wá kitabul manaqib so àdísì yẹn tẹ̀síwájú pé hatta ja'ahul haqq Ibn Hajar sọ pé ay al'amurul haq that is alamari òdodo wa fi tafsir níbi tafsiro hatta fuji ahul haq ló wá nínú tafsir ṣe pé ibi báyìí ó wá níbi báyìí hatta já ahul haq àbí títí tí òdodo fi wá bá àbí bọ̀ nínú kitabu tafsir riwaya yìí na bákanáà irú hadithi bákanáà in tó bọ́ hàn bẹ́ẹ̀ ni pé hatta fuji ahul haq títí tí òdodo fi wá bí kẹsìrì jíìn tí tó tó mú fàájáà kí n ká fàájáà nǹkan kí gíní kí n jálúyàn oye so ẹ̀rì pé wọ́n mẹ́ ń pè kí ní gani ìdá almufaja'a bí ní pé ìdá almufaja'a so fa ìdá hum qiyamun yanzurun ẹgbẹ́ ó kà sí pé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dìde báyìí wọ́n so kí n ká ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Ibn Hajar sọ pé ẹ̀yì baghtatan níbò kan ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ni wa in thabata min mursal ubaid ibn umair annahu uhiya ilayhi bidhalika fil manam awwalan qabla al yaqadha wọ́n ni kódà kó nílẹ̀ nínú mursal ubaid so ní pé wọ́n ti ṣe wahyi nǹkan yí kalẹ̀ fún síwájú kó tó ṣẹlẹ̀ sí ní ojú ayé am kana wọ́n ló possible àyẹ̀kúnà mẹ́jí ulmalak fìlíẹ́kọ̀ọ́ ní pé wíwá tí màláíkà wá lójú ayé o àákàbà mẹ́m taqaddama fil manan lẹ́yìn ìgbà tí ó ti ṣẹlẹ̀ lójú oorun ni oye wọ́n ni wa summiya haqqan wọ́n ni wọ́n sọ ní òdodo li annahu wọ́n ni wọ́n ló ti oni qalat oni inna nabiyya sallallahu alaihi wasallam oni annabi o kana awwalu sha'nihi yara fil manam wa kana awwalu ma ra'a jibril bil ajyad صرخ جبريل يا محمد eléyìí bí wà pé a tún tún hadith yẹn kàní oi so eléyìí a tún tún hadith yẹn kàní so wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi strengthen nǹkan tó sọ tẹ́lẹ̀ pé bóyá rúyà ẹ̀ ti kọ́kọ́ ṣe kíni ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní ojú oorun so bọ̀ ó tún wá ṣe kíni ó tún wá ṣẹlẹ̀ lójú ayé náà so wọ́n ní eléyìí wọ́n ní fàjáàhù fàjáàhù al ibn hajar sọ pé hadhihi al tusamma at-tafsiriyya wọ́n ní fáà yìí wọ́n ń pè ní fáà àtẹ̀fsìríyà so fáà kìí fáà àtẹ̀fsìríyà wọ́n ní walaysa tààkìbíyà wọ́n ní kìí ṣe fáà àtààkìbíyà kí ni súnmọ̀ tẹ̀fsìríyà kí ni súnmọ̀ tààkìbíyà fáà tẹ̀fsìríyà ni pé fáà tí ń sálàyé nǹkan fáà tààkìbíyà ni pé tí ń sọ tí wọ́n so wọ́n li'anna maji al-malak àbí fa ta'qibiyya ni pé fa nǹkan tó wá lẹ́yìn kan bẹ́ẹ̀ ṣe àpé a mọ́ sọ pé wà ohun túnmà pé mutlaqul jam'i àbí thumma mutlaqul jam'i wa tarakhi àbí fa mutlaqul jam'i wa kíni wa ta'qib ní pé nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn kan so bẹ́ẹ̀ ni wọ́n ní fáà tẹ̀fsìríyà ní kéèsí fáà pé à lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́lẹ́ tó wá ṣẹlẹ̀ o wọ́n ní lè annama jí almalak torí pé wíwá tí malaika wá laysa ba'da maji ilwahi kéèsí lẹ́yìn ìgbà tí wáhì wá فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء أبي إن كتن صنع أبي واني فجاءه الملك so tí ó bá wò yín wò pé a ah, wíwá tí màláíkà wá lẹ́yìn gbogbo eléyìí náà ṣùgbọ́n títà wọn sọ ni pé ara ọ̀ ni pé fà tafsiriya ni pé laysa ba'da maji'il wahyi hatta tu'aqqab bihi wọ́n ní bal huwa nafsuhu ń gangan náà ni wahidun wá ok wọ́n ní wala yalzam min hadha at-taqrir wọ́n ní kò pàdàrà nínú kata fi rilẹ̀ yóò an yakuna min babi tafsir min babi tafsiri shay' bi nafsihi wọ́n ní kò tútùmọ̀ pé bíbà pé wọ́n tún nǹkan fún bí nísìnyí abdullah so alwa abdullah náà mo fi ń ṣe kíni mo fi ń túmọ̀ kíni abdullah so yí ń ṣe tefsiru nǹkan bí nafsi yí náà ni àwọn sọ bíbá pé kò túmọ̀ pé wọ́n yí ń ṣe tefsiru nǹkan pẹ̀lú ara rẹ̀ bal at-tafsiru bal tefsiru ainul mufassar bal at-tafsiru ainul mufassar bihi min jihati al-ijmal that is in ta ti kójọpọ̀ jẹ tẹ́lẹ̀ in ta fi ṣe ijmal rẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì afẹ́ fà sára rẹ̀ kíni ní mufassalan wọ́n wa ghayruhu min jihati tafsir wọ́n ni qawluhu so wọ́n tẹ̀síwájú níbi ẹgbà wá pé faja'ahu al-malak faqala iqra malaika wá sọ fún pé kí ká malaika tó sì wá bá àti matani jibril so jibril ibn hajar sálàyé rẹ̀ ní lókè mìíràn láwọn bí ta fún ẹ so ní pé ibn hajar sálàyé rẹ̀ wọ́n ni faqala wọ́n ló wá sọ fún pé ká ó sọ pé ma ana bi qari'in ní pé mi ò ṣe kí ni èmi ò maka so ibn hajar wọ́n sọ pé qawluhu ma ana bi qari'in gbóòrùn tán nabi sallallahu alaihi wasallam sọ yẹn pé ma ana bi qari'in ni pé ma ma nafiya ni so ni pé ma mikini ma gini ma nafiya ni ni pé izlaw kanat istifhamiyatan wọ́n tó bá ṣe pé ma istifhamiyya ni lam yasluh kò ní tọ́ dukhulul bá báwọn nílé wọlé tọ́ benin sí tàwọn pé ma zaidun qa'iman so ma zaidun qa'iman ma nafiya ni àbí so yóò ṣiṣẹ́ gini yóò ṣiṣẹ́ laysa àbí ma nafiya ma ṣiṣẹ́ laysa nínú logo àwọn kini àwọn alul hijaz àbí so tabawa àwọn pé ma zaidun qa'iman tabawa pé ma zaidun bi qa'imin so Ibn Hajar sọ pé kíni kò ní jẹ́ kíni kò ní jẹ́ ma nafiya ah kò ní jẹ́ istifamiya ok ma zaidun qa'iman ma zaidun qa'iman ni nafiyu abi ma zaidun bi qa'imin nafiyu na lásí bọ́ wọ́n fẹ́ bèèrè bèèrè àwa ni ma torí pé ìdí ni pé tán bá fẹ́ istifam tán bá ma istifamiya ni wọ́n ṣe ìdọ́fà wọ́n ṣe ìdọ́fà sára ara wọn bí sí tẹ bá fẹ́ bèèrè nípa nǹkan ẹni sọ pé ma bíkà anú ah, ma hálùkì sàgbé ní tí mo sọ ní pé ma hálùkà àbí ma mm. hálùkà ẹni sọ pé ma hálù bóòlù yẹn tẹ̀sí sọ́nà so yìí sọ pé ma hálù kí wọ́n so ok ma hálù húwà ẹ̀rí pé lárúbáwá tí ó so ma hálù huwa in sọ bẹ́ẹ̀ so wọ́n pé má kiri ma hálùka ma khotbuka ọ̀yí ma amruka ma amru zaidin ma khabaru bakrin so wọ́n ṣe ìdọ́fà ẹni tó fẹ́ bèèrè nǹkan pa rẹ̀ wọ́n ṣe ìdọ́fà ìsára nǹkan tó fẹ́ bèèrè nǹkan pa rẹ̀ so yíba so báyẹn kò wá ní wọlé tọ́ kò ní wọlé tọ́ báyẹn so tí ma fẹ́ bèèrè pé ma khabaru bakirin kí wọ́n sọ pé ma khabaru bi bakirin ma khabaru bi bakirin ní ìtumọ̀ istifamiya ẹ̀yìn náà sí pé kò lọ àbí so kò lọ so wá ní ma khabaru bi bakirin kò lọ so eléyìí èyí ó jókòó ti náà fún ni ó lẹ́yìn ó fi mẹ́lẹ̀ wọ́n ní ọ̀dọ́ eléyìí mo ti ṣàlàyé rẹ̀ fún àwọn class eh, àwọn awọ́l sanawi ní last week bọ́dá nǹkan tàà sọ last week náà nǹkan tàà kàwọn last week lè kí o náà ni so ta ló wà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bí ẹ̀yìn òrùpẹ́ nìkan kan wà ń bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ so ẹni gbogbo àwọn tó wà ń bí ò sí lọ́sùn oníkan sí àwọn tó wà ń classes ní sọ lápẹ́ ohun oníkan sí so wọn wà ní àbí wọn kan wá wẹ́ pé wọn hàn kàtí wọn ha so nǹkan tàà sàlàyé náà ni so ìyàtọ̀ tó wà láàrin mọ́ náfíà ma istifamiya ma ta'ajubiya so àwọn ni ó sì ṣe pàtàkì kíyàn ma wọ́n ni ma ana bi qarin thalathan wọ́n ni ma nafiya ni wọ́n ni izlawo kanat istifamiyatan tó bá yí pé istifamiya ni lam yasluh kò possible dukhulul ba ba ni le wọlítọ̀ wa in hukiya anil akhfashi jawazuhu wọ́n ni kódà kí wọ́n gbà wá látọ̀dọ̀ akhfashi pé kíni ní kó tọ́ àánà sí mọ̀ pé gbogbo ṣùzúzà ayé tí a bá ń wá kí a máa sí kíni kí a máa wá sọ́dọ̀ akhfash in tó jẹ́ kó ṣádà nínú àkídà yà nìyà wọ́n ni àwọn afá ká fara rẹ̀ al-akhfash wọ́n ni wà in hukiya anil akhfashi àbí anil akhfash jawazuhu fahuwa shadh wọ́n ni shadh ni wọ́n ni wal ba'u za'idatan li ta'kidin nafi wọ́n ni bá yẹn za'ida ni láti fi kanáfíò nípa أي ما أحسن أبي ما ما أحسن القراءة بل ما أحسن القراءة that is in in مكانك وني فلما قال ذلك ثلاثا أبي أجيك أدوم بي so ما أنا بقاري إبرادي إن شاء الله سو نكتفي بهذا لوني إن شاء الله سو أتسواجه so لاتي ما láti mọ́ mú mímá nínú Fathul Bari nípa àlàyé bad'ul wahyi bó ni wahyi ṣe bẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam hakikotan sì ni pé sẹ́rẹ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ta ma ń kọtíra àwọn ikọtíra pé ẹn tí ń kọtíra fún ó lè mọ́ ti kọ náà gbogbo mọ̀ làwọn mọ́ ń kó síbẹ̀ so gbogbo so mudrọ́jì ni pé mudrọ́jì mudrọ́jì bóyá tí ẹ̀tún lọ́rọ̀ ẹ̀kà tí ń jẹ́ mudrọ́jì nípa mudrọ́jì ní wọ́n náà dìísẹ̀ bóyá nìkan náà wà tí ń jẹ́ mudrọ́jì ní wọ́n wallahu musta'an so olè yìí ṣe pàtàkì yàn gbogbo ọmọ ènìyàn máa ń wá so ìyẹ́ ìjòkó ti pé abala kan níkan wá ara gbogbo ẹ̀ lè yóò mọ̀ wá papọ̀ lábẹ́ níbẹ̀rẹ̀ mọ̀ gbogbo tọ́pìkì lè yóò mọ̀ kọ gbogbo ẹ̀ lè yóò mọ̀ kó jọ papọ̀ gbogbo ẹ̀lẹ̀ yóò ma wá gbogbo ẹ̀lẹ̀ yóò wá sí ìtìkọ́nù rẹ̀ gbogbo ẹ̀lẹ̀ yóò perfect ẹ̀yẹn tí ẹ bá ti wá perfect ẹ̀ tí ẹ bá ń ka tíra àwọn olùmọ̀ o kò súnmọ́ pé yóò ma bá kan pàdé yóò wà lè muhammad